بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير أعوذ بالله من الشيطان الرجيم رب العالمين والصلاة والسلام على رسول الأمين محمد بن عبد الله وعلى آله وصحابه وتابعين وتابعيهم بإحسان إلى يوم الدين ما بعد adúpẹ́ fún ọlọ́run ọba ọba Allah adúpẹ́ ní ẹ̀ẹ̀kan sí àwọn parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore tí ó ṣe kàtọ́lọ́wọ́ bá tó ṣe fún wa ní nǹkan bí oṣù kan sẹ́yìn náà dájókò sí ààyè yìí táà sì dágbére fúnra pé apẹ́ pàdé ń bí i

ṣùgbọ́n mẹ́ẹ̀dẹ́nà ya alábòsí aláramóre jẹ́ látara ìjẹ́lára omóúnjọ mẹ́ẹ̀dẹ́nìyàn náà lọ́mẹ́dẹ́ kìfí dúpẹ́ fọ́lọ́hun ọlọ́run bá Allah èyí tó ṣe fàtúmà lóore ìṣàlékún rẹ wa àmín àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run àyànfẹ́ ọlọ́run ayọ̀ ọlọ́run ìkẹ́ ọlọ́run tó fi kí ayé ọlọ́run ni wa ma arsalnaka illa rahmatan lil alamin inú suratul anbiya ya wá o sẹ́mi ọlọ́run láàrin rẹ̀ ànábì ń sẹ́ kọ máa jẹ́ àánú ìkẹ́ fún ayé inú ẹgbà wá lọ́dọ̀ abáwà àgbà imam al bí musdadarakihi وقال محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أيها الناس إنما أنا رحمة مهدى ó ní mo pè yín èèyàn èmi ànábì tẹ́wọ́ yìí ìkẹ́ ọlọ́run ẹ̀bùn ọlọ́run tó lọ́wọ́ bá fi mí kẹ́yìn ni huwa rahma huwa muhda àwọn abẹ ọlọ́ọ̀bá tó bí ẹ́sìnú kẹ́ ànábì náà lọ́mọ yíó ákò ní kanára iláì àmín lẹ́yìn náà àtọrọ ìkẹ́ ìgẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run tí a ń ṣe lọ́bá síwájú rẹ̀ lẹ́yìn nìkankan lẹ́nu wọn bẹ́ẹ̀ wọ́n ni rijalun haula rasul rijalun rijalun haula rasul àwọn akínú àwọn ọkùnrin tí a rọ kíká nábi nisa'un haula rasul nisa'un haula rasul àwọn akọ nínú àwọn obìnrin tí a rọ kíká nábi àtìfààlùm haula rasul àtìfààlùm haula rasul àwọn akọ nínú ọmọ kéèkéèkéè tí a rọ kíká ànábì gbogbo náà ní sàábé ànábì radiyallahu anhum ajma'in àwọn ọkùnrin àwọn obìnrin àwọn ọmọdé kulluhum sahaba kulluhum sahaba al-kiram ọlọ́mbá ní kẹwọn o àmín ọlọ́mbá ní yọ́nú sí wọn o àmín látorí wọn gbogbo ẹjọ́ tó wá tẹ̀lé wọn dáadáa nílànà tọ́tọ́ tó yẹ ẹgbẹ́lọ́nà tó bá ní súrátù Tawba àyà ọgọ́rùn-ún ọlọ́ni wàsáàbíkún al'awwalun minal muhajirin wàsáàbíkún al'awwalun minal muhajirin wal ansar ọlọ́ni àwọn ẹni àkọ́kọ́ tí a gba wájú ní ẹ̀sìn àwọn náà ni a já bá Ànábì sìnrìn àjò láti ìlú Mákà wá àti àwọn tí wọ́n gba àwọn lálejò àwọn alárànṣẹ́ ẹ̀sìn والذين تبعوهم بإحسان والذين تبعوهم بإحسان àtàwọn bá tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tí wọ́n ṣe wọ́n gbọ́ pé Abubakiri ó ṣe báyìí lọ́n fi yọ́nú sí wọ́n gbọ́ pé Umaru ó ṣe báyìí Uthman ó ṣe báyìí Ali ó ṣe báyìí Zubair ó ṣe báyìí Aisha ó ṣe báyìí Sofiya ó ṣe báyìí Asma'u ó sì báyìí nùsíbá ó sì báyìí lùkọ́yà ó sì bá nàbá ṣe radiyallahu anhu wa radu anhu radiyallahu anhum wa radu anhu ọlọ́run bá ní ìjì sí wọn bẹ́ẹ̀ náà wọ́n bá ń tọ́tọ́ ọlọ́run pàdé lọ́dọ̀ bá wádà lọ́run jannatin tajri tahta al bẹ́ẹ̀ ló ti palẹ́ sí wọn ọgbà tí rìn ní sàn ní abẹ́ rẹ̀ ẹ̀rẹ̀ wọ́n ọlọ́nà lèrè ilé iná lèrè tó ga jùlọ ìrọ ọlọ́run ṣe wá nínú wọn o àmín lè ní àtúfẹ́ tẹ̀síwájú lórí halqatu rawda halqatu rawda fíkihul usra fíkihul usra o náà ni àgbọ́yé ẹbí al-usratu al-muslima al albaitu almuslim albaitu almuslim ẹbí musulmi ilé musulmi orí ẹ̀nà láwà gbogbo wa tá a bá wà ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá lọ àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ bí mẹ́ta tó síwájú ẹ̀ agbẹ́ta wà náà ni àdáf wàgáyàtù zawaj awin nikah àdáf wàgáyàtù zawaj awin nikah ó náà ni kí ni àwọn èròǹgbà kí ni àwọn àsùntá tí a máa torí ẹ̀ níyàwó tá a máa torí ẹ̀ lọ́kọ limadha yatazawwaju li muslim awil muslima limadha yatazawwaju li muslim awil muslima torí kí ni ọmọkùnrin ṣe máa fẹ́yàwó tó jẹ́ mùsùlùmí torí kí ni ọmọbìnrin mùsùlùmí ṣe máa ń lọ́kọ ìdídá fi máa fẹ́ra ẹni لماذا شرع الله الزواج أو النكاح لماذا شرع الله الزواج أو النكاح kí ló dé tọ́lọ ní ká máa fẹ́ra wa kí ló dé tó ní ká níyàwó kí ló dé tó ní ká obin lọ́kọ ilé ìlàwọn ìdáhùn tàà dáhùn lọ láìsí méjì ń bẹ́ẹ̀ wọ́n bá ní àǹfààní àti gbáwọn àdánilẹ́kọ̀ọ́ yìí a máa yí pé ìgbéyàwó èsẹ e ọ̀rọ̀ ìfẹ́ ẹnú kìí ṣe ọ̀rọ̀ àṣà bákan náà kìí ṣe bàbá wù mí àbí ó wù mí ní tó lé ètò ni tó ní bá ṣe ṣe ìlànà Islam gbogbo ẹ bá wá níyàwó tó bá wá ní ọkọ àwọn àsùntà rẹ̀ nù ìyàwó tí ń bẹ lé mi torí tí mo fi fẹ́ rẹ̀ ọkọ̀ tí mo wà ń lé rẹ̀ tó ní mo fi fi ọkọ̀ yìí rẹ̀ ká má fi ṣeré àwọn afẹ́ tẹ̀síwájú lé ní ní agbọ́nrin míì lórí ọ̀rọ̀ bó láásẹ́ gbé ẹbí mùsùlùmí kalẹ̀ agbọ́nrin tá wá fẹ́ bọ́ sí yìí ó sì pàtàkì gan-an ó náà ń pè ní àtẹ̀tìbíkùlẹ̀ amali bizawaj àtẹ̀tìbíkùlẹ̀ amali bizawaj báwo ni ìgbésẹ̀ sísẹ̀ntẹ̀lé mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ the practical step. the practical steps of getting married. kíkàn sí yí pé a kàn níyàwó lójijì a kàn lọ́kọ lójijì lọ́dọ̀ àwa mùsùlùmí a ní tá ń pè ní al-mabadul المبادئ العامة للزواج المبادئ العامة للزواج الأسس العامة للزواج الأسس العامة للزواج الأصول العامة للزواج الأصول العامة للزواج àwọn gbòǹgbò àwọn ìpìlẹ̀ tó jẹ́ general principle for marriage general principles for marriage and fundamentals tí mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí tó gbọ́dọ̀ consider rẹ̀ tó bá fẹ́ fẹ́ ọ̀wá fẹ́ lọ́kọ torí díẹ̀ àkọlé ọ̀rọ̀ wọn náà ni pé fíkihul mabadi al'amma lizawaj fíkihul mabadi al'amma lizawaj ọ̀nà wo lágbàgbọ́ kò sí má ní tá a bá fẹ́ níyàwó tá a fẹ́ lọ́kọ tá a fẹ́ kílànà gbéyàwó wa ìlànà ìlànà ìlọ́kọ wa kó jẹ́ ìlànà tó lárinrin bí wọ́n bá fẹ́ kọ́lé níbi ilé ti bẹ̀rẹ̀ òun náà ni foundation bẹ́ẹ̀ tàbárí lẹ́tàn níbi ilé ti bẹ̀rẹ̀ gẹ́ni foundation kódà léde òní ó tún wà nínú ẹ̀kọ́ ilé kíkọ́ tẹ́ẹ̀dọ̀lọ́gbà àwọn civil civil engineers kan bá kí a wá bá yí tẹ̀ sílẹ̀ kẹ́sìkẹ́ni wọ́n bá wá yẹ ilẹ̀ ta fẹ́ gbé foundation lé lórí kan àyẹ̀wò kí ló lè gbà kí ló lè gbé wọ́n wà tó wá fún ní resort ń bí báyìí o kò gbájú ló tẹ́bá kọ́lé alájà méjì yóò wó parí ni yóò rí àbí tẹ́bá ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ẹ̀rí Allahu Akbar torí díẹ̀ nígbà àjẹmọ́ wá rí pé ilẹ̀ yìí ṣe kọ́lé sí tí wọ́n sì máa rú létà lè kọ́ sí foundation irú foundation wá tún ní àdúgbò àwọn alémi ń bẹ owó dẹ́bì lampation rẹ̀ ọkọ́lé mẹ́ta Allahu Akbar ẹ ti bẹ̀rẹ̀ kíni ẹ ti bẹ̀rẹ̀ lé ovation sẹ́ fúnlé mi ọkọ̀ òdìdílé mẹ́ta mi torí díẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà la máa ń ṣàkíyèsí táwọn tí wọ́n wá wà ní tí wọ́n já sójú ìjọba tó wọ́n bẹ̀bẹ̀ wò sílé tàà kọ́ yìí sí tó lálàáfíà ní àbí ọ̀lálàáfíà bí ọba lálàáfíà kí ni ó ṣe wọ́n fà làkùpá sí ilé yìí kò sí gẹ́ni kò wà approved wọ́n approved mẹ́bà wá ń gbérú ilé wọ́n ní ń gbé illegal hmm. illegal house illegal building tí ó sì rí pé ìjọba jọ pé kìí ṣe léèrè kúrẹ̀gbà mí ń bẹ dáwọn ìjọba gbọ́nà ìjọba máa gbé búdó sọ̀wà tí wọ́n wo wọ́n wà fún ẹ ní plan ìjẹ́fẹ́ kí wọ́n kọ́ bẹ̀ kúrẹ́gbà mí ń bẹ ìjọba máa fáì nírú wọn wọ́n gbalẹ̀ wọ́n gbalẹ̀ hmm. wọ́n ti wọ́n gbalẹ̀ wọ́n ti gbalẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹbí tàbẹ́ gbé kalẹ̀ bí ilé ni fámílì bí ilé ni ní ọmọ sọ pé tẹ̀kìwínú lè ó ó bìnà lè bẹ́ẹ̀dì lè muslim kíkọ́ ilé ẹbí kíkọ́ lè mùsùlùmí torí díẹ̀ mùkọ̀dímà ọ̀rọ̀ síwájú àwọn bá yí pé fa inna hadhihi al-mabadi hiya ibaratun an ususin wọ́n lẹ́ẹ̀rí àwọn gbòǹgbò tá sọ yìí tá a a fẹ́ gbàgbọ́ yí ẹ̀rí wọ́n ní o náà ní àwọn gbòǹgbò kan waqtuwatin wa khutuwatin wa marahilin àti àwọn ìgbésẹ̀ kan àti àwọn ìpele ìpele ìpele ìpele alámọ̀rí kan tàtàlákù bí fíkì zawaj tàtàlákù bí fíkì zawaj bí fíkì zawaj wọ́n tó gbogbo àwọn nǹkan wọ̀nyí rọ̀pọ̀ mọ́ ìgbàgbọ́ yí ẹbí ìgbàgbọ́ yí pé mẹ́ta ní asọ́mọ̀ usus conditions usus khutuwatun Eri steps wa marahil stages Allah akbar ẹ̀rí nǹkan mẹ́ta gbòǹgbò ìgbésẹ̀ àti ìpele ìpele tó túnmọ̀ pé ìyàwó èdèlé ọkùnrin lójijì ọkùnrin kìí fẹ́ olójijì obìnrin kìí lọ́kọ lójijì ó ní àwọn sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé ó jẹ́ pé ń jọun lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ àwọn àbáwà sáájú ọlọ́mbá ní kí bá ní fúrújì wọn inú àwọn àìṣedéédé lórí ìgbéyàwó o náà ni kéèyàn níyàwó lójijì kéèyàn lọ́kọ́ lójijì a ma dá wàhálà alẹ́ wọ́n ni àbá Said hayakumullah olùgbòlọ́dọ̀ sáyédì lọ́nlọ́fẹ́ Allahu Akbar kódà kò rí sáyédì rí sáyédì náà rí tọ́ ìbàrí Allahu Akbar ayakumullah ẹnàbá máa ń pè ní yàwó sàrá ìjọ yàwó sàrá yàwó sàrá wàhálà wà dé wàhálà wà dé arò ní rókò arò ní rádìẹ́ Allahu Akbar àfáà sáyédì ọmọ tọ́ ìbárí tọ́ ìbọ́mọ̀ àfáà sáyédì rí àwọn ẹbí wọn ní àṣọ wọn dọ́kọ̀ àtàrí lójijì mọ́ bí wàhálà ẹ̀rì torí díẹ̀ ìntánàbí mú wá sallallahu alaihi wasallam ó ní àwọn usus ó náà gbòǹgbò ó ní àwọn al-khutuwat ó náà gbésẹ̀ wa marahil marahil àti ìpele ìpele ìpele ìpele stages náà wa inna sa'adatal usra wọ́n torí pé ìta ń pè ní oríire ẹbí ìdùnnú ẹbí tí ó ṣe fòórà sàádà ẹ̀rì alìúsùra sàídà ẹbí alárinrin ẹbí aládùn wọ́n ní ká sọ pé ẹbí dùn dídùn ẹbí náà wàsìmọ̀rọ̀rọ̀ alhayati zaujiyya fil islam fil islam àti kí ìgbésẹ̀ ayé tọkọláyẹ̀ kó máa lọ déédéé kọmọ kùnà nínú islamu tàtàwàkọ̀fù ara tiba'in kullin mina zawjaini li hadhihi al-mabadi wal usus wal khutuwat allati rasamaha al-islam bizawaj wọ́n ní ó dúó lórí kí ọkùnrin tó fẹ́ fẹ́yàwó obìnrin tó fẹ́ lọ́kọ kí wọ́n tẹ̀lé àwọn àgbékalẹ̀ tá sọ yìí tí Islam gbé kalẹ̀ fún ẹlú afẹ́fẹ́ ìyàwó náà ويمكن أن يحدد ملامح الزواج كما رسمها القرآن الكريم القرآن الكريم وسنة وسنة النبوية الشريفة بالمبادئ بالمبادئ والأسس والخطوات التالية wọ́n ní torí díẹ̀ wọ́n ní afẹ́ sọ fún wa ní ṣókíṣókí àwọn àmì tí Islam fi lọ́lẹ̀ tálùkọ́ ní sàlàyé fún wa àti súnà ní sàlàyé fún wa lórí pé àmì ìgbéyàwó rẹ̀ o àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ tá gbé rẹ̀ o wọ́n ní ń bọ̀ ní àwọn agbọ́nrin tó ń bọ̀ yìí kókó mẹ́fà ni tẹ́mọ́lágbájá ó ṣàṣeyọrí inú ètò ìgbéyàwó rẹ̀ inú ètò lọ́kọ rẹ̀ kókó mẹ́fà ni na ń pè ní osus wàmàbáàdì wàlùkùtùwàt wàlùmọ̀rọ̀hì àwọn kàjá kó sí abẹ́ rẹ̀ kókó mẹ́fà ní lè ní àwakan àti kọjẹ́ àwakan àwà láàrin àwakan àti ìdáwọlé ẹlùmẹ́nìsìn ọkùnrin ni tí ń gbọ́wà sí wa lọ́wọ́lọ́wọ́ obìnrin ni tó gbọ́ síwàsíwà lọ ó ti bí manú ẹ̀ta ó ti sin máa lọ́lé ọkọ kódọ̀ ọmọ ẹ̀dín tó bí máa lé ọkọ ọmọ tí ẹ̀gán ti ń bí máa ní ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ló ti rí kọjá hmm. ó wá lè má rí sí dáadáa ò tó gbó kọ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀

àwáyẹn rẹ̀ àǹfààní tó kù káà jẹ́ ń bẹ pọ̀ ẹ wá rí kò tí ìlọ́kọ kò tí ìníyàwó àwọn ní ẹni ọ̀rọ̀ igan hmm. kò tí ìlọ́kọ kò tí ìníyàwó gan lọ̀rọ̀ ibáwí àwọn ní ẹni pìlẹ̀ yìí kí wọ́n tó àwádá wá jẹ́ òbí fún wọn àwa gbọ́dọ̀ gùn lórí àsìsáwà ṣiṣẹ́ ọgbọ́ fi bó ṣe níyàwó ṣe lọ́kọ wá máa sùsùn wọn àwọn ọmọ ẹ kọ́ tọ́ wọn ni pé ẹ̀yin ọmọ mi Ibrahim Rukọ́yà mi ò fẹ́ kí irú àìsí tèmi kó sí kó kó sí bàbá rere nù yá rere nù ní tèmi ń bá ilé ní àìní ẹ̀kọ́ rẹ̀ tó ló mú mi débi tí mo bára mi a wà lè tọ́ sọ́nà yóò wà níyàwó rere ní ọ̀nà tọ́tọ́tọ́ yẹ àrùn olè yóò ní ọkọ rere ní ọ̀nà tọ́tọ́tọ́ yẹ àrùn olè náà al-i'dad wal àkọ́kọ́ nù gbogbo àkọ́kọ́ mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó náà pè ní al wàlìsìdálul mọ́náàsì preparation ìmúralẹ̀ ìyàwó ọkọ níní dáa mọ́múralẹ̀ dì ní ṣúrátù Tawba ní àyà 46 ẹgbọ́n tí ọlọ́ọ̀bá mi sọ nígbàtí ń sọ̀rọ̀ àwọn mọ̀náàfikí fún àní Muhammad lórí gbọ́n fẹ́ lọ sójú ogun ogun Tabuk ولو أرادوا الخروج لأعدوا له عدة ọlọ́n ní àwọn tí ó ń bá sọ̀rọ̀ ya ní Muhammad àwọn tí a fi tí a gba ẹgbẹ́ lójú ayé tí ọ̀dọ́ kan wọn tó ẹgbẹ́ lóòtọ́ bá fẹ́ lọ sójú ogun ni wọ́n bá múra lẹ̀ wọ́n bá pèsè tí a bá fẹ́ lọ wọ́n bá pèsè afáwà àgbà Imam Ibn Qayyim sọ̀rọ̀ mọ̀hùnlọ́wọ́ ó ní gbogbo nǹkan bá ṣe tó bá ti ṣe pàtàkì ní gbèsè ayé èèyàn lè máa ń pèsè fún lè máa múrálẹ̀ fún jihad ogun jíjà sójú ọ̀nà ọlọ́run jọ́nà lọ́hun kan pàtàkì ní tá múrálẹ̀ ni ló wá tó gbogbo gbà bá fẹ́ ṣe nǹkan pàtàkì a máa múrálẹ̀ ni mo fẹ́ kọ́lé yóò múrálẹ̀ lẹ́ni mo fẹ́ ṣe ní àjò yóò múra ní àjò lẹ́ni mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó amúra ìlọ́kọ ìníyàwó lẹ́ni àkọ́kọ́ ni ẹ wọ́n ní múra ọgbọ ọgbọ́ jẹ́ alìdáàd wàlìsìdáàd alìmùnásìb ìmúra tó ṣe déédé ń tàà fẹ́ ṣe hmm. pápọ̀ ẹnìsì ìkúláwà ẹnìkan fẹ́ lọ sí láti kóì ọ fẹ́ lọ àlọ́ àbọ̀ ó wá ń múra owó mọ́tò tó wà lọ́wọ́ 5,000 tí rẹ̀dì ẹ̀rì tí múra yẹn tó kò tó bó bá kọjá àbàdàn kò lè dé lọ́rin tó bá kọjá àbàdàn kò lè dé lọ́rin kò lè dé lọ́rin múra yóò tónù yóò kọ béèrè èlò wọ́n wọ Kánò láti Ìdó lọ́wọ́ pé kò lọ́bá wà yóò béèrè wọ́n tó wá sọ́rọ̀ ọkọ̀ wo sí ọkọ̀ gbọ́ọ̀rọ̀ ni sí lọ trọ́sì ní àbí ká àbí bọ́ọ̀sì yóò mọ iye owó ọkọ̀ àlọ àbọ̀ owó ọkọ̀ nìkan ọlọ àlọ àbọ̀ ó jẹ́ ńkọ́ kódà yóò tún mú extra owó dání ń bẹ ọkọ̀ tó ń gbé alámà takú sọ́nà tàbí kó púpọ̀ nù ẹni ọba sínú yẹn ló ṣe alìdáàdù alìmùnásì ọgbára dì ilẹ̀ pé mo fẹ́ fẹ́yàwó lóòtọ́ mo fẹ́ lọ́kọ lóòtọ́ ẹgbà mẹ́ àwọn wọn ma sàdà tí wọ́n sì fẹ́ fẹ́yàwó ẹ̀ Idris òsùpọ̀ fẹ́ fẹ́yàwó mi ò rápẹ̀lú fẹ́ rí sí olùpọ̀fẹ́ òṣèrùpọ̀ òun fẹ́ lọ́jọ́ ọkọ̀ bó ṣe ṣe kò sí kí ni yẹn kò múra rárá àkọ́kọ́ nù àlàyé ń bọ̀lẹ̀ lórí ẹlẹ́ẹ̀kejì al-ikhtiyar wa ususuhu ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà bá múra lẹ̀ mọ́ fẹ́ fẹ́ yàwó mọ́ fẹ́ selection tá mọ́ fe fẹ́ níyàwó tá mọ́ fẹ́ fẹ́ lọ́kọ́ nígbèrè ìkìtíyà lọ́dọ̀ àwa mùsùlùmí èèwọ̀ ni wọn kìí jẹ́ èyàn ń pá níyàwó wọn kìí jẹ́ èyàn ń pá lọ́kọ ó láti sẹ̀sà ní ó láti sẹ̀lẹ́kì ní ẹ̀sẹ̀ ọ̀gbáláyè kí ànábì tó dé àwọn èèyàn mọ́ sínú àṣà ànábì parẹ́ ó wà ní àṣà bàbá ńlẹ̀ Yorùbá náà tí ọmọkùnrin ò lè ṣẹ̀ṣà ìyàwó bàbá náà gbẹ́ni tó fẹ́ fẹ́ nìyẹn tó gbé mọ́ bá bí ẹ kódà àwọn wàkátù mẹ́lẹ̀ Yorùbá obìnrin ò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn wọ́n ó sì gbé tipátipá lọ sílẹ̀ ọkùnrin àwọn àdúgbò kan bẹ tí obìnrin bá délé wọn léni kó tó di ọ̀la bóbìnrin bá sì yarí sí si inú ó ṣe dẹ̀ sí ní kẹjọ́ mọ̀ fún jẹ bọ́bá ẹmú mẹ́ wọ́n fi sínú omi fún jọmọ̀ tó bá fẹ́ jẹun ó sínú jẹ bọ́bá fẹ́ wẹ̀ yóò kàn di ọ̀dẹ̀ sílé ọkọ ni pẹ̀lú agbára tí yóò bá ní wọ́n ni ìyá Ibrahim kòkó owó odò wọ́rọ́wọ́ hmm. asìnrọ̀ ni Eri kò bẹ́sìn mú dájú àní Muhammad sallallahu alaihi wasallam anábì ń bá obìnrin sọ̀rọ̀ obìnrin kan ní òjíṣẹ́ ọlọ́mọ èèyàn jẹ́ èèyàn ń pa ní ọkọ tí ó wùyàn anábì ní o bá wá kó sí ẹ̀ ń ni ọ wà lọ́wọ́ ẹ̀ bọ́ bá wù ú ó lè kọ ọkọ yẹn pé mi ọ̀fẹ́ ọmọ tó bá sì wù ú ó lè máa fara dá lọ ó lè ṣe ńlá ìròjíṣẹ́ ọlọ́run mo bèèrè yìí tó rúpọ́ ṣẹlẹ̀ sí mi mo fẹ́ káwọn bàbá wọn àwọn bàbá wa yìí kí á mọ̀ ìtagbára ìbí agbára wọn mọ́ inú káfọmọlọ́kọ káfọmọ èmi fara mọ́ tó máa máa bá tèmi lọ bí bàbá tí mú ṣe fi mí fọ́kọnù ó fi mí dọ́rẹ̀ ni níjọ́ Ànábì ti fagilé ìyàwó pákáleke ìyàwó ọ̀ràn yìí lẹ́yìn náà wọ́n ní wà úsùsù àwọn ìpìlẹ̀ táà máa gbé mo fẹ́ lọ́kọ níyàwó lé lórí wọ́n fẹ́ sẹ́sà ó ní principles àwọn kan ń bẹ ìwọ̀ ní inú ẹ̀sà mùsùlùmí tá a bá jọkùnrin ká fẹ́rù wọn àwọn kan ń bẹ ìwọ̀ ní tá a bá jóbìnrin ká fẹ́rù wọn lọ́kọ haram nígbàtà bá ń sọ nípa usus principles tá a máa gbé sẹ̀sàlé lórí omi ń haram ṣùgbọ́n ẹ̀sìn fẹ́ ká sọ́ra fún makuru ó kù díẹ̀ bá fẹ́rọ ẹni báyìí yàwó ó kù díẹ̀ maka ise bá ní rẹ báyìí lọ́kọ ó kù díẹ̀ nígbà ọba ṣẹ̀ṣà pé lágbájá báyìí ni mo fẹ́ fẹ́ lọ́kọ lágbájá báyìí mo fẹ́ fẹ́ níyàwó lórí agbọ́nrin tí Islam gbé ṣẹ̀ṣàlé lórí kókó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alẹ́kẹtìbá ìkọnu síra ẹni ìkọnu mo fẹ́ fẹ́rẹ̀ ẹni síra wa ọkùnrin ó lè kọnu sí obìnrin kan fẹ́ fẹ́ ìyẹn lọ́pọ̀ jù inú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn obìnrin lè kọnu sọ́kùnmọ̀ fẹ́ fẹ́ ìyẹn kéré torí pé obìnrin ti jù ọmọ ti jújà wá lọ kódà kí fẹ́ fẹ́ pa obìnrin yẹn pamara ni kódà ní ọba tó fẹ́ tọba kọnu sí ó sì nífẹ̀ẹ́ rẹ̀ ọkọ̀ òní válù ló gbọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọkùnrin la máa ń dáàmú pọ̀ lórí obìnrin ló pa afẹ́fẹ́ jù máa ń ṣe máa ń dáàmú lórí wa lọ ṣùgbọ́n fẹ́ tí wọ́n máa ń lè ìfẹ́ ti wá sí wọn lọ gbọ́n wọn ní ara ọlọ́run dáadáa máa kí àwọn pàmàrà jáwá lọ lẹ́yìn náà wà káàmù ha mọ́ ń bóbin sọ̀rọ̀ mọ́ fẹ́ẹ́fẹ́ mọ́bọ́kùnrin tó mọ́ fẹ́ ó ní àwọn ni pápọ̀ ẹni sí àfá àsàyédè rẹ̀ àjọ ń gbádùgbò ni ọmọkọ wá ń bẹ ọmọ bàbá àdínì ni ọmọ náà ọmọ kí ọmọwé ọlẹ́wà oníwà àbá àṣẹ́jọwà ti kọnu sí ó ti kọnu mọ́ fẹ́fẹ́ sí ìwọ ní kẹ́ẹ̀nì kan tó jẹ́ mùsùlùmí ládìgbẹ́ tó kọnu sọmọbìnrin yẹn àwùjọ tó yìí lóhun rẹ̀ ọ̀bá wọ̀ mọ́ gbọ́lọ́dẹ̀ yìí ò bá èèyàn márùn-ún kọnú sóbìnrin kí ní máa bẹ̀lẹ́nu wa ọlọ́run ló mọ ọkọ obìnrin ojú ọ̀nà ọlọ́sùgbẹ́ni ọlọ́run ló mọ ọkọ obìnrin ojú ọ̀nà hadhal qawl ọjà tí ọmọ ìyá rẹ bá ń ná tí ò tí kó ń bẹ ọgbọ̀ tó ná ó tún wá lọ bẹ́ẹ̀ àwọn àdájọ́ mi ń bẹ ní abẹ́ òfin kìtìbà tó bá rá àwọn àfáà tó pé tí àgbogbo tí àwọn látòkèdélẹ̀ ọ̀rọ̀ kìtìbà ni alẹ́ kìtìbà wà ká gbogbo tí àyẹ̀ látòkèdélẹ̀ ó dà sí bóbìnrin sọ̀rọ̀ àsìkò wo ni kò ṣe olóbìnrin ọwà tẹ bá tún dé bẹ̀ yẹn ẹ nǹkan bẹnu tí àwọn àfẹ́sì àti ìfẹ́yàwó àti kíni àti ìfẹ́yàwó ẹ̀wò ó di gbésẹ̀ mélòó ó di gbésẹ̀ mẹ́ta ìmúra alẹ̀ ìsẹ̀sà ìbóbìnrin sọ̀rọ̀ الله لا إله إلا الله